Unit 14 Listening Comprehension Exercise. Listen to this popular Yoruba poem and answer the questions that follow. Ishe ni oògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ishe ni afin fi ń di ẹni gíga. Bí a ni feinti, bí ọ̀lẹ làárí. Bí a ni gbẹ́kẹ̀lé, àá mọ́ ohun tí a kò jìyà fún kì í pẹ́ lọ́wọ́ rárá ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní í pẹ́ lọ́wọ́ ẹni bí ayé ń fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ ni wọ́n máa fẹ́ ọ lọ́la ẹ̀kọ́ sì tún ń sọ ní dọ̀gá múra kí o kọ́ ọ dáradára bí o sì rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń fi ẹ̀kọ́ rẹ́rìn-ín rín dákun má fara wé wọn ìyà ń bẹ fọmọ tí kò gbọ́n ẹkún bẹ fọmọ tó ń sá kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ. What is said to be the importance of hard work in this text? It's hard work that makes us succeed in life. Iṣẹ́ ni a fi ń di ẹni gíga. What is the importance of good education? Education helps us to become a leader. tún dọ̀gá. What is the lot of lazy people? Suffering is the lot of lazy people. Why is it bad to depend on inheritance? People who depend on inheritance never appreciate what they have since they did not labor for it. Ohun tí a kò jìyà fún kì í pẹ́ lọ́wọ́ rárá. Ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní í pẹ́ lọ́wọ́ ẹni.